بسم الله الرحمن الرحيم في مسائل أنا وني بابو من الشرك الاستغاثة أقول باب من الشرك أن يستغيث بغير الله أو يدعو غيره مسائل يعني أفريقيا نعم الأولى أن عطف الدعاء على الاستغاثة من عطف عام على الخاص الثانية تفسير قوله ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك الثالثة أن هذا هو الشرك الأكبر الرابعة أن أصلح الناس لو يفعله إرضاء لغيره صار من الظالمين الخامسة تفسير الآية التي بعده السادسة قول ذلك لا ينفع في الدنيا ما كونه كفرا السابعة تفسير الآية الثالثة الثامنة أن طلب الرزق لا ينبغي إلا من الله كما أن الجنة لا تطلب إلا منه التاسعة تفسير الآية الرابعة العاشرة أنه لا أدل ممن دعا غير الله الحادية عشرة أنه غافل عن دعاء الداعي لا يدر عنه الثانية عشرة أن تلك الدعوة سبب لغضب لغضب المدعو لدائه وعداوة إله الثالثة عشرة تسمية تلك الدعوة عبادة المدعو للمدعو الرابعة عشرة كفر المدعو بتلك العبادة الخامسة عشرة أن هذه هي السبب قوله أضل قوله أضل الناس السادسة عشر تفسير الآية الخامسة السابعة عشر الأمن العجيب وهو إكرار عبدة الأوثان أنه لا يجيب المضطر إلا الله والأدل هذا يدعونهم في الشلائد مخلصين له الدين الثامنة عشر حماية المصطفى صلى الله عليه وسلم حمى التوحيد وتأدب مع, مع الله Okay, الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أدبه وباوة عليكم كيولون أتيانو ركبا أرقاوة أبو قشيوة النبوة محمد صلى الله عليه وسلم أتوبة وراء لي النبي أتوان صحابي النبي أتوبة جمان تليلان النبوة محمد صلى الله عليه وسلم tí ó fi dìde ọgbẹ́ndẹ̀ alfiyama olùwàmásá àkàwà náà kúnnà wọn pẹ̀lú yọ̀nda ọlọ́run a tẹ̀síwájú láti máa kàmín kìtàbí tawhid tíra tí alfa ńláńlá ní gbé kalẹ̀ láti máa tawájí lórí tí olúwa ṣe ní ìpìlẹ̀ ẹ̀sìn wa wa huwa tawhidullahi azza wa jalla ìpìlẹ̀ ẹ̀sìn islamu òun ni òun ni àkídà òun ni kí èyàn ọmọ ọlọ́run lọ́kan ó tún wá sin ọlọ́run ọba náà ní ọ̀kan ṣoṣo ọlọ́run kọ́ mọ́sà sí rọrùn fẹ́mi àtẹ̀yìn o báàbù tí a wà lẹ́nu rẹ̀ báàbù mẹ́nà ṣíríkì an yastaghitha bi ghayri Allah aw yad'u ghayrahu àsínú ọ̀nà tẹ́yàn máa fi ṣe tí ma fi mú nǹkan pọ̀ mọ́ ọlọ́run òun ni kíyàn ọmọ pé ẹnìkan àbí nǹkan kan wípé kọ́ wá kóhun yọnú ewu àbí ká máa sàdúà kọ́ pé ó kọ ẹni tàà wá ń fa bí àdúà yìí awádìí a rí pé kèèso kọ ọlọ́run àsíbẹ̀yàn ọba sẹ̀sẹ̀ máa bọ́gi tí ó bọ̀ pẹ̀ bọ́ bá ilé yìí nìkan náà fa huwa mushrikun billahi azza wa jalla ìrẹni báyìí náà ọ̀pẹ̀wọ̀n tó bá ìrọ ẹni báyìí náà ó ti ṣe ẹ̀bọ̀nù padà yà òṣìṣẹ́ gẹ́gẹ́ bí a ti wá mọ̀ ní àṣà sheikh muhammad ibn abdul wahab rahimahullah ọgbọ́lọ́gbọ́ wọ́n ma wá sàlàyé fún wa nísìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ní létí nílà àwọn orí ọ̀rọ̀ orí ọ̀rọ̀ àǹfààní tí àti pàkọjá ní eh, báàbù al-mas'alatul ula ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ أن عطف الدعاء على الاستغاثة من عطف العام على الخاص nígbàtí àkọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí báàbù yìí wọ́n nínú ọ̀ràn ẹ̀bọ̀ ṣíṣe ni ayyastagitha bẹ̀rọ ìrìnláyí àwòyádùnrú rẹ̀rọ̀ wọ́n nínú ọ̀ràn ẹ̀bọ̀ òun ni kí nínú ọ̀ràn ẹbọ òun ni kíyàn ó ké pé ẹnìkan pé dákun wá kó mi yọnú ewu yìí àbí wá gbà mí lẹ́nu àdánwò yìí alfáà tún wá wí lẹ́yìn eléyìn pé àwòyẹ́ dùnrí wá gẹ́yìrọ̀hù àbí kíyàn tí ẹ̀ máa wá pé nǹkan mí lẹ́yìn ọlọ́run àdùn á kíyàn tọrọ pé wá kómi yọkú ònà ìṣòro ẹ̀rí pé tí a bá wo ìtumọ̀ méjèèjì yìí alistigasa kíyàn ó pé kí ẹnìkan kóhun yọnú ewu náwọ̀n min anwa ìdùn ọ̀nà kan nínú àwọn ọ̀nà àdúwà kí wá ló dé tí alfa kó méjèèjì pọ̀ wọ́n ni atifu du'ahi alalistighatha min atifi al'ami alalkhas inú àwọn asalibu alkur'an alkarim àti haditha nabuwa muhammad sallallahu alaihi wasallam inú wọn ni kárí atifu al'ami alalkhas au àwòdíkìrò ìfáàsí báadá al'am gbogbo ilé láti ṣàlàyé fúnra wa kan rẹ̀ ní létí ni nínú àwọn àpẹẹrẹ àpẹẹrẹ zíkìrò láàmì báadá al'fáàsí ni a nínú àwọn àpẹẹrẹ zíkìrò ìfáàsí báadá al'am òun lọ̀rọ̀ ọlọ́run tó sọ́nà alkùnrin kẹrí mú pé hafibu alasọ̀làwáti wasọ̀láti alwustọ̀ olúwa ní ẹmójú táwọn ọ̀run o wọ́sọ̀ láti lùwọ́sọ̀ àti ìrun tí ń bẹ láàrin sẹmọ̀gbẹ̀rún tí ń bẹ láàrin náà ti wà nínú háàfì ìlú alẹ́sọ̀lọ̀wà ní kúkúrú eléyìí nínú ọ̀nà tálkùrá ní gba bá wa sọ̀rọ̀ nù tàbí ìta wàlá tẹ́dìrì min dúnillahi ma la yanfa'uka wàlá yadurruka inú àwọn ẹ̀kọ́ ńláńlá ta kọ́nù báàbù ta sẹ̀sẹ̀ kàtán yìí òun la gbọ́ ìtumọ̀ ọ̀rọ̀ lọ́ntọ́lọ́n ní la tẹ́dìrì min dúnillahi ma la yanfa'uka wàlá yadurruka asàlàyé fúnra wa pé ọlọ́run ni ọba tí ò ní ìdí àlàyé òun ni ọba tó tó kọ́kàn pé ẹsẹ̀ nǹkan báyìí kí nìdí rẹ̀ kò nídìí ọlọ́run lẹ́ tó ṣe bẹ́ẹ̀ àmọ́ síbẹ̀ náà ọlọ́run wá ń ṣàánú wa bàbá wa ní àmọ́ débì kan yóò tún wá sọ fún wa pé in tí mo fi ní kẹ mọ́ débẹ̀ ni bí ọba ní àṣì nkankan yóò tún wá sọ fún wa pé à bọ́ bá sì ṣe in tí mọ̀ fún ọ ní lẹ́ni tí ò nídìí ẹ̀ ọlọ́run lẹ́ni tí ò nídìí gíní kò nídìí kọ́ sàlàyé fún yàn pé in tí mo fi ní ọkírun ni in tí mo fi ní onétà òhèdù ni kò sí nídi kọ́ sàlàyé fún òyàn pé in tí mo fi ní ọmọ sẹ́bọ́ ní àmọ́nà àánú ọlọ́run nínú al-Qur'an al-Karim ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ó tún ma wá pè láàká ìwà pé ẹgbọ́n tí ń wí in tí mo fi ní ẹmọ́ sẹ́bá yìí òun ní ẹwọ́rú eléyìí olúwa ní kí ló dé tọ̀ ń lọ tọrọ nǹkan lọ́wọ́ odò se tí wọ́n ní ọwá gún kè ń bì kan tọ́ lọ gùn ma la yanfa'uka òkè igi odò kò kan tí ó se fún ọ bọ́ bá sì lọ bẹ̀ mẹ́jẹ wọn òǹgùn kan tí ó fi èèyàn nù jẹ́ kí láàká ìwà jẹ́ kí ṣe ìtọ́ ni ti òun lèyàn òfin ní wà ilá ọmọ ànẹ́bì adama ẹwà àwọn òyìnbó wọn lẹ́sìn àmọ́ ogbó ránran ohun tí ọ̀wọ́ láká yìí ò ní wọ́dọ̀ ti wọn ò lè wífẹ́ ìbó pé ẹ̀họ̀n wá sẹ́kàn ẹnìkan wá ní wá ìdí igi kan ni ọwá forí kanlẹ̀ fún yọ́ sọ fún ọ pé sí igi ni chief executive officer abiṣẹ́ tó ń fẹ́ lọ ìtẹ́ ìbó bí ọnù pé kí lọ́kàn gí ń bi pé òun wáṣẹ́ àwọn free lọ́nà ẹgbẹ̀un àwá tún ládánwò yíun bẹba wo bí tí wọ́n fi làákà àwọn èèyàn sí édé àwọn ibi tí wọ́n ń pè láwọn ilé ìjọsìn kan ẹ̀rí olùsọ́ àgùntàn yọ́wà láwọn èèyàn ó sún lẹ́lẹ̀ yọ́ ma tẹ̀ wọ́n mẹ́lẹ̀ báyìí ọfẹ́ ọfẹ́ ọfẹ́ dìlíva wọn yọ́ lẹ́lòmí ọmọ tí wọ́n ń ya fọ́tò rẹ̀ tí wọ́n fi ń ránṣẹ́ yóò ní kẹ́lòmí ọmọ jẹ kókò bí ẹran báyìí òun náà sì máa jẹ́ pé tí ó láǹkó náà àwọn agbára òkùnkùn olúwa ní máa láyà ń fa òkà wà láyà dùn kí lọ wá ń bí tí òun gan láǹfà nìkan tí ó se fún rẹ̀ ìgbèlé yóò se fún ọ kò sí lábúrú kan tí ó kó bọ́ kó tó dípa nẹ́bọ̀ àwọn àmì àṣe òòsà níbi kíni làbídùnwé èsì òsà nígbà tí èyàn lẹ́lẹ́ ìmá yóò sì gbẹ́ ojú yóò gbẹ gbogbo ẹ̀ bí wọ́n bá wọ́n rìnrìn àjò wọn ó gbé lọ́wọ́ òun ni wọ́n mọ̀ bí sọ́nà dá sí a lọ sí a bọ̀ bílẹ̀ bá wá fẹ́rí tí ò sí tí wọ́n jẹ mọ́ wọ́n bá tún pètò pèrò pé bàbá délé alẹ́ sèmí ẹ̀wò làkáì bàbá délé bí alẹ́ wàlẹ̀ yáàzù billahi azza wa torí náà ọkà dàbí ẹ̀rin ni alhamdulillahi alladhi hadana li hada wa ma kunna linahtadi laula an hadana Allah ẹjá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ló ní kí na ma wà láàfin rí yí pé ni ó kú náà agbọ́dọ̀ láàánú gbogbo wọn káwà má gbìyànjú gbogbo ọ̀nà tààfi wọ́ wọn kú nbí tí wọ́n wà wọn ọ̀rọ̀ ẹni tí ò tí mọ̀nà bí ọ̀rọ̀ ẹni tọ́ rẹ̀ tí wọ́n fún lágbò ni ẹni tọ́ fẹ́ fáyàn wá bí gidi suna nẹ́bùwa muhammadu sallallahu alaihi bá nínú ẹ̀kọ́ táwọn alfáà máa fà jáde fún wa ń bí iná pàtàkì jùlọ láyé tà ń gbé lónìí àwọn alfáà máa sọ pé bọ́bá ti ẹ̀ ṣeéṣe níjọun báyá bí ọgọ́rùn-ún mélòó ọdún sẹ́yìn àbọ́gọ́rùn kan ọdún àbí àdọ́tọ̀ ọdún kẹ́ẹ̀kan pa àwọn èèyàn jọ pé ọlọ́run ló dá yín o ẹ sì gbọ́dọ̀ jọ́sìn fún o òun ló ayé tà ń lò lọ́wọ́ lónìí kò sí kíní kò sí nǹkan kan tí wọn ò lè tẹ́kalẹ̀ pé wá púrúfù rẹ̀ kọ́dà àwọn èèyàn pé wọ́n púrúfù pé sọ́lọ́run bẹ torí kíyàn ọmọ environment tó ń wà kamaro pé nú rú àwọn tàákàn sọ fún pé kọ́lá láwù kọ́lá rọ̀súlù ní bẹ láyé àwọn tí ẹni tí ó gbà bẹ wá ń sọ fún pọ́lọ̀un sọ̀rọ̀ àwọn alfáà máa pàkíyèsí wa pé kákẹ́kọ̀ọ́ náà al-Qur'an al dáwà lónìí ó ní di kó lè sàlàyé èése tí a fi jẹ́ a tí ò fi jẹ́ b wọ́n lẹ́kọ́ yìí ń bẹnú alkùnrin ọlọ́run tí ò ní ìdí yíò gẹnsẹ́ tọ́kẹ̀lẹ́ sọ pé se èyàn ó sì bèèrè gbẹ́dàkùn kí ní ìdí tẹ́ẹ̀fì ní ṣe kò sídìí bọ́ bá sì ṣe òjíyà yóò sì jẹ́ ọlọ́run náà ọlọ́run tí ò wá ní ìdí ẹ̀ yóò tún wá sí kíní yọ́ ma wá justify rẹ̀ yọ́ ma ṣàlàyé pé orí tí mo fi ní kọ mẹ́sẹ̀ báyìí ni àwọn alfáà ní nísìn yìí la ní ìdí ẹ̀jù tíyàn bá jáde tó bá rí ibi tí ṣètọ́ ni tọwọ́bọ̀ lákàí àwọn èèyàn dé aláwọn èèyàn wọn ọ̀gbà pọ́lọ̀un bẹ gan pé kọ́kọ́ púrúfù pé ń bẹ náà kò tó máa sọ fún un pé kóhun ó sìn torí náà ẹ̀dàkùn gbogbo àwà tí ọlọ́run bá fún ní yọ̀ǹda àti ma pa àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́run nínú àwọn alfáà tí wọ́n pa kí èsì wa ṣe lè bàbá wa ṣe gbẹ̀mbá rahimahullah wọ́n ní kọ́dà bàbá bọ́mbá sì sọ lọ bí pé torí ẹ̀ ni èèyàn gbọ́dọ̀ dáwà bọ́ bá le tẹ́lẹ̀ kọ̀ gbọ́dọ̀ le níbi tí àwọn èèyàn tí ń tí ń pè wọ́n kò ń bi dáwà pọ̀ ju ń tí ń pè wọ́n síbi tọ́lọ́run bàbá ní ayé tó ipé ní tí ń pe àwọn èèyàn síbi tí ọlọ́run ọ̀fẹ́ ọpọ̀jú gíní ọpọ̀jú tí ó lè pè wọ́n síbi tí ọlọ́run fẹ́ lọ pé nínú gbà tó yẹ apply hekimaju fi dáàwà ní bá rí bẹ́ ọ̀pọ̀lọpọ̀ àgbáyé tà ń gbé lónìí bí mo ti wí kọ́dà ó fúyẹ́ nàìjíríà yìí ọ̀pọ̀lọpọ̀ àgbáyé lónìí bí a ti bára wa nù wa òun ni a fi pàkíyèsí pé gbogbo nǹkan ló ní hikima ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana wajadiluhum billati hiya ahsan èyí wọn pé ájú nǹkan kan lẹ̀ ní ọ̀rọ̀ ọlọ́run kálà à ní àdọ́gbọ́n sí à ní tọ́lọ̀run òwí káwá pé ń káwọn èèyàn bil hikma walmọ̀wọ̀íbọ̀tí alhassana wàjádìlùhún bílátí hiya ahsan lápèjúwe ọlọ́lọ́rọ̀ yàbẹ̀ lónìí ni bíyàn bá dé àwọn iléèwé wa káàkiri lónìí university ni colleges of education ni polytechnics ni àwọn ọmọ kan ń bẹ wọ́n fẹ́ lè wọ pátá kò sì sí ẹnìkan tí ó lè fọlọ́pàá mú pé in tí ó ń kọ́dà yóò ní má dá sí tòun kọ́dà ọlọ́pàá gan náà ó sì sọ pé kí ń dá sí private àfíà rẹ̀ sí kọ́dà ó lè yẹ̀wọ̀n fún yàn irú situation yìí awárí ọmọ kan ọwá lo ìjábù bí wọ́n mọ́ pé ayákìlà ní bí wọ́n mọ́ pé èyí tí sẹ̀rí àní olùkọ̀un àmọ́ hekima ni pé ọwà kọ́kọ́ kí ó jẹ́ ọgbọ̀n pọ̀ appreciate òun pún ọ̀wọ́ pátá ara hikmata nídi lásìkò inú a àmẹ́rí ọ̀rọ̀kọ́rọ̀ ní kíyàn ó pé gbogbo obìnrin tó bá wọ gbogbo aṣọ látòkè délẹ̀ tó bá ti sí síjúlẹ̀ dígbà tó wọ miniskẹ̀tì náà ni ọ̀rọ̀kọ́rọ̀ ah, ah. ni kọ̀ bá hikima fi dáwà mọ̀ pàtàkì jùlọ gẹ́gẹ́ bí ṣẹ́gbẹ̀m bá sì ti wí àníláyé ta wà lónìí iṣẹ́ in ti ń sàwọn èèyàn lójú kòkòrò kí wọ́n ọpọ̀ tọ́lọ́run ọpọ̀ ju gíní ọpọ̀ ju tí ń pèèyàn sí tọ́lọ́run lọ nínú ilé tó ti jáde ọmọ tí wọ́n wọ̀ mẹ́ nínú ilé ìwé tó wà iná nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ tí ń bá rìn torí náà ara ọ̀nà tá fi máa apply hikima ni pé ẹni abárí tó gbé pẹ́ẹ́lí àwà sí kíni àkọ́kọ́ appreciate ẹ̀ àwà jẹ́ ọmọ mọ̀ pé okùlẹ́bù báyìí o okùlẹ́bù báyìí ara hikimani ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana wajadilhum billati hiya ahsan kọlọ mọ́ṣà sí rọrùn fún abẹ́ torí mọ́ mọ́ ń wí pé nínú hikima dáwà ni pé ìwọ fẹ́ pèèyàn sójú ọ̀nà tọ́lọ́run bọ́ọ̀ bá rí pé ó lùsì bóhun náà bá dọ́ lóhun náà ṣe gíní òun náà lúsì èyí tí wọ́n wà fi gbìyànjú kí wọ́n gẹ́ni kóhun náà gẹ́ni òun lè tàn wí ẹnìkan ti ọ̀rọ̀ kan ti wáyé láàrin ẹ̀mẹ́ àti ẹnìkan àwọn àwọn bí márùn-ún àbí mélòó ń jọ ọwá ní wàlá ìbẹ̀ ti sọ òun ṣẹ̀ṣẹ̀ gbọ́ àmáwọn kan ti ń sọ tẹ́lẹ̀ táwọn ti ní pé

ọlọ́run tí ò nídà àti justify nǹkan fún yẹn pé ah, a tí ó torí ẹ̀ta fi ní ó sé ní ọlọ́run ní justify rẹ̀ bí a ẹ̀rọ báyìí kọlọ́run ọmọ sọ fọ́ ẹ̀yàn pé orí tí mo fi ní ọmọ sẹ́bọ ní igi yóò lórí kan ní nǹkankan ò èèyàn rẹ̀ in tí ń pe àwọn èèyàn sí tọ́lọ́un ó kéré sí gíní sí tí ń lé wọn kó ń bí tọ́lọ́un ọ wá di dandan ká apply hikima baba fẹ́ pe àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́un ìwà apply hikima yìí kí ń repeat rẹ̀ kò mí ní pà ń yọwọ́ kó ń bí nǹkan kan nù tọ́lọ́ ní àṣẹ o a ní fàdíra àyàn lórí pé síbí wọ́n ti máa ṣe máa náà nù torí yìí náà ń bẹ ìnídákọ nínú àwọn tó gbajúmọ̀ àwọn tí ma kó jẹ́ ma ẹjọ nkankan àwà ń kan jọ òun náà wà ń bẹ́ wọ́n wá béèrè béèrè wọ́n ní àwọn dr aláró ní ẹjẹ́ wọn dáhùn ilé èsì ẹ̀yìn náà dáhùn sẹ́ra wọn wà sí táwọn pàláhùn náà ní sọ mọ̀ wa bá sẹ́n pé hikima làwọn náà láwọn lòun irú hikima kí hikima nù hikima ọ̀gbọ́dọ̀ débi káyí kíni káyí ṣẹ̀rí àpadà pé àìrá ogun bá mọ mẹ́rin tẹ́lẹ̀ àwọ́ wà ní ẹ̀sàmà wà ìmá mọ̀ kan náà tí bá mọ̀ kan wọn àwọ́ ah. wà ẹjá jẹ́ ọmọ pé ọtí ọ̀dá ò kọ́nà bí ọba jí wà fílẹ̀ tẹmọ̀ká alágbára ká lọ fún lọ́rùn àmọ́ká wá legalize gò kan fún ọ̀tàkò ọ̀tàkò ṣẹ̀ríà ò àpèjúwe nù ọ̀tẹ́ fi gbọ́n tí ń wíyé ó dùn ìlà sẹ̀bílì anna hadha huwa shirkul akbar alfa lára ń ta kọ́lẹ̀kọ̀ ní báàbù tọ́lọ yìí ni pé la tad'u min dunillahi má pè nǹkan mí lẹ́yìn ọlọ́run shirkun akbar ní tí yíò fi gbọ́dọ̀ dánwò ní pé ìṣẹ́bọ tó lágbára ọ̀nà ẹbọ tó le tó tóbi òun ni kíyàn pè nǹkan mí lẹ́yìn ọlọ́run báwọn alfa bá pè nǹkan ní shirkun akbaru wọ́n ń pàṣàmọ̀ ni kí ni wọ́n wíhun ìyẹn ni pé èyàn ò lè remain ní mùsùlùmí má o ti kú mùsùlùmí ma bá ní ṣíríkún akìbàrù àdàpè ní kí ni tún ma tí wọ́n wí pé bóò wulẹ̀ ń kírun tọ́ ń gbáwẹ̀ o ti kú ní mùsùlùmí o kọlọ̀nkọ́sọ èmì àtẹ̀yìn bẹ́ inú tó lè sáré yọ́ọ̀yàn kó nú ìsìláàmù ẹ̀ eh, òun ní kí wọ́n gbàdọ́ àkan fún ọya ala akbar ńgbé ọba tí ẹ̀ wá bárí fín lójú ẹ̀ ọ̀tún wá máa pè nílé ọlọ́run èyàn tún wá di irú tọ́lọ̀n lóhun ọ̀fẹ́ yìí kọ́ wá sí pé kíní inú ilé ọlọ́run náà ni yóò ti wá jòkó ní ọmọ làágùn ní ọmọ wàhálà àmá gbogbo àwọn bá wà ń mo ti wí ẹjá láàánú wọn àwọn ọmọ

ọlọ́run kẹ́ ṣàánú ẹ̀yin ni kadhalika kuntum min qablu famanna Allahu alaykum àyà yìí ǹjọ́ sọ̀kalẹ̀ more than 90% àwọn sọ̀hábí ànẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam láyà ìbáwí kadhalika ogbélé yóò jẹ kíyàn láàánú almadu àdáyí yóò láàánú kíni almadu èyàn gbọ́dọ̀ máa ṣe dáwà ń ṣe dáwà bẹ́mi tí máa wí fáwọn èèyàn ministry of information kákan inform àwọn èèyàn pé aljanna ni wọ́n wà iná ni wọ́n lọ èyí ń kí dáwà wà láìlẹ́yìn kí dáwà tọba ìpẹ́nu tá nẹ́bí wá se nù sallallahu alaihi wasallam dáwọ̀ ò ní tẹ́kà nẹ́bí ní ọdún mélòó là nẹ́bí bí se dáwà hmm? mẹ́tàlá mẹ́wàá ó di mélòó 23 years kákan wí fáwọn èèyàn pé orí ibi tó wà ní ibi tó wà ní ó ti jáde àti ilẹ̀ òyíwọ̀n kọ̀gbàyàn lọ́dún kan kọ̀gbàyàn ní ọdún kan Allahumma ahdi qawmi fa innahum la ya'lamun àdúrà nabi nù níjọ won ko kò nira ba to doju e kí là nabi náwọ́ tí ń wí eh wọ́n mọ̀ ní Allahumma ahdi qawmi fa innahum la ya'lamun bí a bá mọ̀ wọn ní ṣe won se ṣe ṣe wọ́n lè ṣe bẹ́ẹ̀ àwọn ẹ̀tọ́ pa ànábì ànábì nu wa ni won ọmọ ni wọ́n fi fe pa won tí ko ye won ni Allahumma ahdi qawmi fa innahum la ya'dakun ẹ̀kọ́ pọ̀ púpọ̀ fún wa nínú síra nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ àdánwò tá ń rí lónìí yìí ìjìnà sí síra nẹ́bì bẹ̀m̀bẹ̀ à ń jìnà sí kíní ìgbésí muhammad sallallahu alaihi wasallam a pé kéèyàn ó máa tẹ̀lé àwọn àlùfáà àmọ́ gbogbo nǹkan òun ni síra tà sallallahu alaihi wasallam bàbá rí nǹkan kan tí ó fẹ́ rúwa lójú ẹjá padà síbi bóòlà nẹ́bì gbé tiẹ̀ sallallahu alayhi wasallam annabi nìkan ni alkudwatul mutlaqah annabi nìkan lẹni tí ò ní ṣe kókù díẹ̀ ẹ̀rí gbogbo ẹni yókù alimamu maliku rahimahullah alimamu maliku ni kullun yu'khadhu minhu wa yuraddu illa sahiba hadha alqabr gbogbo èèyàn pátá ó fi mọ́ ohun máàlìkí ó lè rìn dáa ó lè wí dáa ó lè sọ dáa ó sì lè sọ kọmọ́dá ó lè wí kọmọ́dá kakọ̀ọ̀tí kama tẹ̀lé ń bí yíò ẹnìkan tí ọ lásàyàn òun lẹ́n tí ń bẹnu sàárè ìjọ tí ma mọ̀ málìkí ń wùyí ta ní nawọ́ sí sàárè àndábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó ẹ dákun gbogbo àwọn tàbá ń pa àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́run nípìlẹ̀ amarana Allahu bil hikma pàtàkì jùlọ in repeat ẹ̀ ìgbàdí bàbá bàbá bọ́n ti kú ní ìsẹ̀ ọdọdún mélòó eh almost 20 years naam ó ti fẹ́ 20 years naam ayé wọn ò tí àwọn èèyàn láyà sọ́lọ́n to ba to tó ní àti láyà nísìn in ti ń pe àwọn èèyàn tí ń lé àwọn èèyàn kó ń bí tọ́lọ́run gbà wọn kọ̀ pọ̀ tó in ti n le won nisin o kọ́lọ́n kọ́ sàmànáwà o a máa ń rí píìtì ẹ̀ gbogbo hikimata n wi yìí kò gbọ́dọ̀ débi lẹ́bù kíni máa mùgò kan lọ náà kò gbọ́dọ̀ dédìbí lẹ́fù pé in tí ọlọ́run ní a ní kásọ̀ di kíni kásọ̀ di bí láà èyí wọ́n sí hikima àmá hikima ń bẹ lọ́nà ọ̀pọ̀lọpọ̀ táà apply sí bí dáwà tí wọ́n tó ń ṣe dáwà ó fi jèrè tẹni tó ń pè ní ó ṣe kíni tó ń sọ́ra mẹ́nà bọ́ọ̀lì ní ẹ̀ríbi tọ́lọ̀ ti gbé ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà ń bẹnú al-Qur'an al-Karim pàtàkì jùlọ tó bá lọ ń pa ọ̀rọ̀ ṣíríkù ọlọ́run tí ó ti jẹ́ ó dájú pé ànábì ò ní ṣẹbọ sallallahu alaihi wasallam ó ti jẹ́ ó dájú ìyẹn ni pé ìwà nẹ́bì gan kọ́dà bó ti wà ń gan o bí wọ náà bá ṣe o la'in ashirafita la ya bàtọ́ ná àmàlùkà ọlọ́run awínbò mí a ní wala takunanna mina àdọ̀lìní annabi lọ́lọ́run bá wí bọ́lọ̀n bá ń wí bá ifá annabi sallallahu alaihi wasallam a jẹ́ pé kẹ́nìkan mọ́ tán rẹ̀ kó sì má jáwọn èèyàn tàn yáà ibi táwọn bàbá ṣiṣẹ́ dé à àwọn bàbá gan ò lè pé ẹsẹ̀ àwọn ò lè yẹ̀ lọ́dọ̀ ọlọ́mgbẹ̀ ní ẹni tó wá ń gbára léṣẹ́ àwọn iṣẹ́ àwọn àgbàlagbà torí náà ẹ wa o ẹ má jẹ́ á tanra wa Muhammad sallallahu alaihi wasallam òun lọ́lọ́run fẹ́ràn jù kò sí dáùtù ń bẹ̀ ní gbogbo ọmọ Ànábì Adama síbẹ̀ náà kọ́dà ń tọ́lọ mọ̀ pá Ànábì ò ní ṣe ọlọ́run àtún adájọ́ ẹ̀kọ́ Ànábì pé kọ́dà bí wà Ànábì تورينا الفاني ان اصلح الناس وهو المصطفى صلى الله عليه وسلم لو يفعله ارضاء لغيره صار من الظالمين بكوداني تي او داجو نويا أنت سينتا وينا اونو دي كيني او دي كان بالله الخامسه تفسير الايه التي بعدها السادسه كون ذلك لا ينفع في الدنيا مع كونه كفرا ẹ̀rọ àwọn ọ̀nà tọ́lọ̀ fi ń pè láká ìwànú kàfìrízìn kí ló dé tóhun ní a mẹ́sẹ̀bọ̀ láyé ń fáwó kí dùnìyà kọ̀ wúlò fún òyàn láyé ìtọ́lọ̀wọ̀n oló ní láyé ò lé ní torípọ̀ ọlọ́kúnlẹ̀ ń di igi àbídí odò kan ò lé ní kò sì pé orí ń tọ́lọ̀wọ̀n ọ̀kọ́ mọ́ láyé iná ẹ̀ṣẹ́ pé nítorí pẹ̀yàn wá lọ sí tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ ni ó fi wá rí tọ́lọ̀wọ̀n ọ̀kọ́ fún kàlà tọ́lọ̀wọ̀n kọ fún ọpọ́ orí láyé náà lórí hùn ó sì lórí jù bẹ́ẹ̀ lọ nínú hadithu kudsi kan annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi ni inna anábi nínú tí ọlọ́run ní kí màláíkà jìbìrì ló jẹ mà ní pé annannafsa lantamu ẹ̀mí kan ní kò láyé hatta tastawfiya rizqaha àfikọ́ náàsì kí rẹ̀ tán àfikọ́ sí gíní istifa yóò sí gíní yóò nà tán gbogbo ntọ́lọ̀ nǹkan pé yóò tọ́lọ̀ ní yóò kọ̀ hatta tastawfiya ànábì wá parí ẹ̀pìn fa ájì mélòó fètọ́lá torí náà bẹ́ẹ̀ bá wá nǹkan ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi dáadáa wá torí pé ń tí ọlọ́run ọ̀kọ́ mọ́ yín kò lè tó ń torí pé wá ń wà kúwà kọ wá torí ẹ̀ ti ju yín pé ń tí wá wá ń wà yẹ fún ní tí ò sí mú kádàrá rẹ̀ ọlọ́run ló ní alfa pé àkíyèsí wa pé la yanfa'u fi dunya kò sóore fún ọláyé máa yóò bá alkiyama jẹ́ rọ̀nkọ́ sọ wa mẹ́ tafsirul ayati thalitha athamina anna talaba rizqi la yanbaghi illa min Allah kama anna aljannata la tutlabu illa minhu àwọn alfáà ma pé pé ká ma in tí èyàn mọ́ ká fi jẹ́ ọmọ in tí ọmọ ara àpèjúwe rẹ̀ lélẹ́yìí kọ̀sẹ́ni tá bí pé ta ní ma fún yàn lálìjánà ta la ń tọrọ àlìjánà lọ́dọ̀ rẹ̀ ọlọ́n nìkan ni ẹnìkan lálìjánà tí ó fẹ́ nìkan alfa ní bàbá ti wá mọ̀ báhùn kama annaljannata la tutlabu illa minallah farriziku la yambagi illa minallah gẹ́gẹ́ bí àyí tí tọrọ ara tí akọ́lẹ́kọ̀ nù báàbù tọ́lọ yìí eh, aláàṣọ́rọ̀ annahu la adalla mimman da'a ghayra Allah na'am ọlọ́run ló wí bẹ́ẹ̀ ọlọ́run ò sì ní sọ̀rọ̀ kọ́ mẹ́rí bẹ́ẹ̀ kò sẹ́ni tó sọnù kò sẹ́ni tó jùnù kò jẹ́ ẹni tí ń pè nǹkan mí annahu gafilun an du'a idda'i la yadiri anhu inú ta kọ́ ni pé ní gbogbo ń tẹ́ ń pé àti gíní àtòdò ní àtàlìjànú ní àti èyàn ní la yadiri àwọn ọmọ pẹ́ ń pé àwọn àwọn òségíní àwọn ọmọ pẹ́ ń pé àwọn annahu gafilun an du'a idda'i la yadiri anhu الثانية عشر أن تلك الدعوة sábàbùn lè bọ́gùdìl mọ́dùrù lè dáàyí wà àdáwàtí yí láhù inú tí ó wà jẹ́ èsì irú kéyàn ọmọ pé nǹkan míì lẹ́yìn ọlọ́run gẹ́gẹ́ bó ti wá nù áyàta kàkọjá òní pé ń jọ tí gbangba bá dẹkùn tí kedere bẹ̀ẹ́wò lálìkìyàmọ́ ìjọ ònìjọ́ wà dé láàrin ẹni tí ń pè èyàn àbẹ́ni tí ń pè nǹkankan àti tí ń pè àsíbẹ̀ ní nǹkan lọ́wọ́ láàrin pè yìn nǹkan owó ń bọ́lọ́wà ọlọ́mọjà jẹ́ àdọ́rùn mọ́tọ́ àmúlùwà ó ti sàánú wa tó oní a máa ka ibi ìgbà tí yẹn ń pé scenario alkiyama ni o bí ó ti rí ní ọlọ́run ní ká máa rí díẹ̀ nínú alkùránì karim ara ẹni bí tọ́lọ́run ti sọ̀rọ̀ ṣaitọ́ni fún wa pé kamathali ṣaitọ́ni yọba tún lóhun ọ̀mọ̀ rí mọ́ kọ́nà yóò tún dé ládé yóò ní inni àkọ́ọ̀fù lọ́ha rọ́bàlá èmi tí mi gan bẹ̀rù ọlọ́run gbogbo ọba àgbáyé lèmi ó pé kí o se ń tó se ara tí ó sẹ̀rẹ̀ lálìkì àmànà o torí náà bọ́lọ̀n bá wílé yí pa ṣètọ́ni ẹni tí ó tó ṣètọ́ni tó ń pè náà bí ó ti rí láàrin yínú torí náà ẹ̀dàkùn ọlọ́run tí ó ti ṣàánú wa tó pẹ̀lú kọ́sọ̀ al-Qur'an al-Karim kalẹ̀ ó sì rán nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam الثالثة عشرة تسمية تلك الدعوة عبادة للمدعو bàbá ń sọ̀rọ̀ pé èyàn ń jọ́sìn fún nǹkankan ẹlòmí ọmọ wò pé sẹ́rí mi kí n kírun fún wọn yí sẹ́rí mi máa forí kalẹ̀ fún wọn yí àsíkò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí yẹn bá forí kanlẹ̀ fún yẹn kó tó sìn tasmiyatu tilka ad-da'wa ǹjẹ́ yẹn bá ti ń pè yẹn ya kìíní kan tó ń pè ya tí èsọ lọ́n ló ń pè fa innaka ta'buduhu ọjọ́sìn fún nánu torí pé ad-du'ahu huwa al bá nábi ti wí sallallahu alaihi الرابعة عشرة كفر المدعو بتلك العبادة أرانتولون جامن بي بغواني تنك بغوغي أتوساتين بي بغواني وقين سيين بربات ديو دودوتاو كفر المدعو بتلك العبادة هي سبب قونه أضل الناس الفاني إنو تما تولون نكو سنتي أصنو àbíkọ́dà lè pé kọ̀sẹ́ ni ó ponú kọjẹ́ ẹni tí ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run àfá ní sábàbí rẹ̀ ní torí pé ẹni tí ò ń pè yìí bọ́ bá díjọ́ tí òdodo bá dé tán yọ́ kẹ́yìn sí ọbí ìgbà tí ọ mọ̀ orí mọ́ ni ó sì gbọ́ bẹ́ẹ̀ ó tún kọ̀ntínú láti máa pè sẹ́rí pé kọ̀sẹ́ ni ọgbọ̀ tó wà ń lóòtọ́ السابعة عشر الأمر العجيب الأمر العجيب أفاني أرى إما أرى كني إما إما نلوتو كلور إما تافا كما هو إقرار عباد الأوثان أنه لا يجيب المرتر إلا الله ولأجل هذا يدعونه في الشدائد مخلصين له الدين àwọn kèfèríta nẹ́bí bá láyé sallallahu alaihi wasallam alkùránì describe wọn anẹ́bí náà jẹ́ oyé wa pé báwọn ti rí ni ẹjẹ́ ń sọ description wọn fún yín kẹwàá wo ipò wo ni wọ́n wà nù àwátà ń gbáyé lónìí àti mùsùlùmí àtẹni tí ó mùsùlùmí gbogbo àwọn àbúlà bí àbújá gbogbo àwọn kèfèrí gbá ọ̀nà kaná làwọn máa fi bẹ òsà níṣẹ́ ni wọ́n máa pe òsà òun nígbà tára bá dẹ̀ wọ́n nígbà tí yẹn ń ṣe fàájì nígbà tí yẹn ń ṣe kíni yẹn ṣe fàájì làwọn kàkún nígbà tí nǹkan bá fẹ́ yíwọ́ bí kí wọ́n wà ní odò kí wọ́n rí pé kanú fi sí ọ̀tún sósì ọ̀fẹ́ dojúdé ẹnìkan ní pé látàkò ó zàgbàun alkùránì jò yíwa bẹ́ fi ṣàdá ìdí yàdùrúnà lọ́ha mukhlisina lahudi bọ́rọ̀ bá dójú ẹ̀ àwọn mọ̀ pé ẹbá kan tàn wọ́n yìí <laughs> ìlà ní jẹ́ látàyà yìí wọ́n mọ̀ pé àlọ́wù ní ń bẹ báwọn ti rínú ẹ̀dàkùn ẹjá wá wo àwa lónìí ta ló ń pè torí ẹ̀ làwọn àlfáà bí ma pé ọlọ́mọ́jọ jẹ́ pé lálìkìyàmọ́ àwọn àbúlàábí ó tún jọ́gà mọ́ mùsùlùmí mi lọ́wọ́ torí ah, ń gbà ọba dìgbà àwá mọ́ àtàntara wa ní òun lẹ́bìrí pé bọ́rọ̀ bá dójú ẹ̀tàn àwẹ́ pé nǹkan mí o ọlọ́run là mọ́ pé àwọn àbú àbújẹ́ ń gbọ́nu àbúlàábí àbújáàlì nǹkankan ẹni ọwá ṣe pé àtìgbà àṣòro àti gba rọrùn òun ọ̀tí ẹ̀mọ́ pàǹpẹ́ ọlọ́run kọ́dà ń gbá ṣòro gan lọ̀pọ̀lọpọ̀ wá ń lọ bá nǹkan mí tí èso lọ́run ṣẹ̀rí pé ọ̀rọ̀ ọba àfáàṣẹ wílọ̀tọ́ al'amúrú al'ajì èmọ́ ní o aláyè mọ̀ ní kọ́dà àwọn kèfèrí páàlì dámọ́ bú àbú kíníkà bú nkankan àwọn òbúrú tó báyìí ẹnu táwọn ọmọ rántí ó sà ní bílẹ̀ bá dẹ́ àmọ́ ń gbà tí nǹkan bá lé wọ́n mọ̀ pé òsàmbo kò tó bẹ́ẹ̀ ọlọ́nìkan wọ́n máa pè ẹwà kọ̀mpíà sí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń kẹrùn tí ń gbàwẹ̀ lónìí kọ́dá ń gbà tó lé gan kọ̀rántí ọlọ́run gbẹ̀lẹ̀ yọ́wà arántí rẹ̀ ń ẹmà ní o báfà ti pé ẹ̀dàkùn ẹjáwà náà kéèmà káwàá fi ta gbogbo ẹni tí irú ilé ibá kù lọ́wọ́ rẹ̀ pé ìwọ náà ti ẹ̀ gbọ́tàn àbúláàbì àbújálì kọ́mọ̀ ìpé lálìkì yá mọ́ iná náà ní gbogbo kèfèrí ọlọ́ àmọ́gbà tí wọ́n bá tún wá ń wà àbúláàbì lókè àbúláàbì tún gbádùn ju òun lọ́nà náà yìí sẹ́rí pé ìbànújẹ́ ọ̀pọ̀ ní ìbànújẹ́ nù bẹ́ẹ̀ bó sì ẹnùgbà tí àwọn tí nǹkan bá rọrùn ní ó gbẹ̀ ọyẹ kó agbára òsànú òkèlè yìí torí náà ọlọ́wọ́ sànú wa o ọlọ́mọdé a sì sẹ́wọ́ àtàmínàtà àṣàrá himayatul mustapha sallallahu alaihi wasallam himat ọgbà tàwàhídù annabi se tàwàhídù ìmọ́lọ́n lọ́kan bí ìgbà tí annabi ń fẹ́ǹsì rẹ̀ ni annabi ọmọ wá mójútó ọgbà yìí ọgbà tó wà láàrin ìmọ́lọ́n lọ́kan àti ṣẹbọ pẹ̀lú ọlọ́run kọ́dà in tí è ṣe ẹbọ in bá ó irú ẹ̀ lọ fa àṣírùkùl asgaru àṣírùkùl asgaru ọ̀yọ̀yàn kò ní islamu àmọ́bìyàn bá ń pẹ́ndì rẹ̀ ó lè padà dí gíní ó lè padà dí tí ó gbọ́yàn kò ní islamu àwọn nǹkan àwọn annabi himayatu annabi sọ̀rọ̀sọ́lọ́m ima hima at-tawhid annabi ó sì máa sọ ọgbà yóò máa sọ ọgbà tawhidu wàtàádùbù ma'àlọ̀ inú ta annabi ànábì lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run púpọ̀ sallallahu alaihi wasallam at-ta'addubu ma'a Allah inú ròyìn ànábì ni pé ànábì lẹ́kọ̀ọ́ pẹ̀lú kíni pẹ̀lú ọlọ́run kọ́dà bí yọ bá sọ̀rọ̀ ọlọ́run náà pẹ̀lú ẹ̀kọ́ làásọ́ ọ̀pọ̀lọpọ̀ orú àwọn ọ̀rọ̀ ránranun tí a ma gbọ́ lónìí kọ́dà omi níbi wáàsí ọlọ́run adẹ̀fẹ́ nǹkan báyìí jọba èèyàn sọ́lọ́run gbogbo eléyìn tó máa péyàn lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run nínú sífà nẹ́bùwa mohamed sallallahu òun ni pé kíni àtàdúbú ma ẹ̀sìjáwà náà ní pẹ̀lú ọlọ́run ọlọ́run ọba aláàánú ni fi fi ma min صلى الله عليه وسلم هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين نعم kí wọ́n tó bèèrè bèèrè ní bẹ́yàjẹ́ ẹjọ́ àbíjẹ̀ ìsànnà mọ́ wà ní Àkúrẹ́ àwọn tí bí Àkúrẹ́ wá put challenge kan sí wa ọ̀dọ́ àwọn ń sọ pé èmi fọ́ọ̀lù síbẹ̀ làwọn fi ń kìlọ̀ fáwọn tí ń fọ́ọ̀lù síbẹ̀ àmẹ́mì ọmọ tó rẹ̀yìn lẹ́ẹ̀mọ̀ àmọ́ kí ń wí nísìn kíkó wa wa náà fura sí tí fi ma ma kúrẹ́ ní pé àfibáwọn ṣe gbọ́ tí ń pé sallallahu alayhi wa sallam in tó kù dáwọn gbọ́ ni sàsálám annabi sàsálám annabi sàsálám mo sì wá observe ẹ̀ lóòtọ́ ẹ̀dàkùn ẹ má jẹ́ ṣètọ́ ni ó lò wá kò sí dín jẹ́ sàsálámù mẹ́jọ́jú ọkàn ọdé bí ikọ́ mẹ́lẹ̀ pé sọ́lọ̀lọ́hù àlẹ́yìí is a challenge ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ akànfẹ́ sáré sọ́rọ̀ mún ẹ má jẹ́ ṣètọ́ ni ó lò yàn débẹ̀rún torí bí a bá ní sàásálàm kò ní ládàá sọ́lọ̀lọ́ àrọ̀ sálàm ọ̀ sàásálàm kò ní kíni gbígbà tí yẹn kọ saw náà àbọ́kọ sọ́làm ẹlòmí náà pé àwọn ń sáré kọ̀ǹkan àwọn ọmọ kéwú pé àkàfà ń sáré wì ẹlòmí ọkọ sọ́dì yọ́ àfi sínú brákẹ́tì àbẹ́lòmí ọkọ sọ́làm gbogbo eléyìn kò sí ládá ń bẹ̀ o kò sí ládá pé yẹn sàṣàlátù fún annabi ẹ̀dàkùn ẹjá fèsì ẹ̀sì já máa pe àkíyèsí ara wa ẹlòmí lè ma fọ́lù sí kọmọ́mọ́ ẹni tí wọ́n náà bá ti rí ma pẹ̀ gbá tí wọ́n yá mọ́wí náà nù with time a padà padà sí bó ti yá ma wí ẹ̀dàkùn ẹjá rí múfù sàásẹ́lẹ̀m sàásẹ́lẹ̀m kọ́dá o náà Naam. Naam. Nígbà Naam. Ilé hmm òkè tọ́kọ náà mọ ìyàwó rẹ̀ òun náà ní fẹ́ máa rí ọlọ́wọ́n sẹ̀yìn lẹ́sẹ̀ rádá ẹ̀kẹ́ rẹ̀rin ni ọ̀pọ̀lọpọ̀ lókú ti kó sínú ẹnu iná bàbá ti fàtíwá ní ìsìnkú akọ́rùkọ́ ma lọ sí tọ̀lágùn àmá mẹ́nìyàmẹ́lọ́hì àlẹ́yìnà nínú kẹ ọlọ́run nínú dẹ̀ra rẹ̀ òun ni pé bí ọkọ bá mú ọyàn ìyàwó rẹ̀ èyí wọ́n gbọ́ mọ́fẹ́ o èyí wọ́n gbọ́ mọ́sí kíni ọmọfẹ́ ṣẹ́rí gbogbo ẹ̀ ní àlàyé rẹ̀ wà ní ṣẹ̀ríà òdodo ni annabi sọ̀sọ́lẹ̀m ni yahrumu minan rọ̀bọ́ ma yahrumu minan nasab in tí wọ́n bí lámàáyín ló bí lámàáyín ló bí ya rẹ̀ in tí ó sọ dèèwọ̀ téyàn òbí lè fẹ́ àyàn bí wọ́n bá mú bá kan náà bẹ́ẹ̀ náà lòun lóò ṣe kíni ni ó sọ dèèwọ̀ ọ̀yàn wá ní kíni ó ní limitation ó ní ó ní limitation in period àsìkò ń bẹ tó ipé níbẹ̀yàn bá ti mú yàn lẹ́yìn ìgbà ohun irú èyí tó mú un a lè kọ̀ndẹ́mù ẹ̀ lọ́nà míì àmá dájọ́ pé yáhàrùmù mínà rọ̀dọ́ ma yáhàrùmù mínà nẹ́sábí là kọ̀sáàfún ṣẹ̀rí àkàn wíbẹ̀ haddù rẹ̀ lọ́dún méjì haddù rẹ̀ ní gíní ọdún méjì gbogbo ọyàn tíyàn bá mú kó tó di gíní kó tó pọmọ ọdún méjì náà yáhàrùmù mínà rọ̀dọ́ ma والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة آية القرآن tọba ti kọjẹ́ èyàn ọdún méjì kò sínú ọ̀yà tí máa ṣe kíni tí máa ṣe tàhrímù ilé ìní ọ̀rọ̀ àwọn onímẹ́má. ní tó lè fẹ́ jẹ́ ìṣkálù ní hadithu maula hudhaifa àmìlẹ̀ yà àwọn alfa Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ṣàlàyé pé eléyìí là ń pè ní qadiyyatu aynin qadiyyatu aynin inú sharia ni pé a special case lélẹ̀ la yuqasu alayhi ìṣẹ̀lẹ̀ lọ́sẹ̀lẹ̀ lójú ayé annabi sallallahu alaihi wasallam kò sí wọn ò sí rìpọ́tù ẹ̀kọ́ ṣẹlẹ̀ sẹ́lòmí ma illa maula Hudhayfa Hudhayfa ní ọmọ kan láti ló ti gbọ́dọ̀ wọn gbígbà tí yàn gbọ́ ọmọ sọ́dọ̀ bọ́yá àwọn òbí ọmọ yìí kú àbí bákan ọmọ yóò mẹ́lòmí níyà àwọn àfiyàwó òdẹ́ifà kọ mẹ́lòmí ní bàbá àwọn àfi bọ̀tígbọ́ dàgbà wọ́n jẹ́ ọmọ pàwàkà àbí ọ̀wọ̀ tí ń jẹ́ ṣẹ̀rí ànà ọgbọ̀dọ̀ ti júdé bẹ̀ òpé àfẹ́ bọmọ yìí nú ẹgbọ́dọ̀ jẹ́ ọmọ pé a ń ṣe dáadáa fún ọ àtọ́jú rẹ o àmá o bàbá báyìí ló bí ọ ni ò fi jẹ́ ní ọ̀rọ̀ àdọ́pti ọmọ ò fi wọlé nínú ṣẹ̀ríà ìsìláàmù ìyàwó Hudhaifa wá wà fi harajin ọmọ tí yàn tó ti wà lọ́dọ̀ yàn láti kéèké tó fi dàgbà lógìgì ákàn wá máa bojú fún <laughs> lógìgì ákàn máa gbé mọ́wọlé mọ́wọlé ó lè lára rẹ̀ ìwọ náà bọ́ bá ṣẹlẹ̀ sí ìwọ náà yóò lè lára ti ẹ̀nà ọ yàtọ̀ fọ́mọ tó wá báyàn lágbà àmọ́mọ́ tí ń tí ń wọlé tọ́yàn tí ń wọlé lógìkì kákan wá pé dódódó mẹ́un àbí jẹ mbojú náà tó yọjú sí ìyàwó hudhaifa wá ìyàtọ̀ kankan sí ọmọ ìyá ma wá pé ọmọ dóntà náà ni ó sì ti dàgbà kọjẹ́ ń tàà pé ọmọ wọlé tọ́ ìyàwó yàn lóòtọ́ is a special case kọ̀bíyàtú àìní ànábì wá ṣe fàtíwá fún ìyàwó Hudayfa fún Hudayfa kó fún ìyàwó rẹ̀ pé ọ̀dàbọ́ bá rí báhùn pẹ̀lú ògbọ́ ọlọ́run sọ fún ìyàwó rẹ̀ kó fún ọyàn síbì kan kọ wá fún maula yìí mú tọ́ bá ti fún ọmọ bẹ́ẹ̀ ó ti di ọmọ rẹ̀ tó bínú kọ ma wọlé tàn kó sì máa kóra ti fún bí àjòjì má àmẹ́lẹ̀ yìí kọ̀ sẹlẹ̀ sẹ́lò míì yàtọ̀ fún kí ni maula Hudhaifa òun làwọn àfáà ma pé irú eléyìí la yuqasu alayhi ìdájọ́ ṣẹ̀ríà tó general mbẹ̀lẹ̀ exception lélẹ̀ torí náà gbogbo abu ti ń mú <laughs> ọ̀yàn ó mú ó lè má bàmú tó àmọ́ kìí ṣe kọlọ́npa ọ̀nà pé bọ́yá wọn mọ́ wà fẹ́ra wọn mọ́ lákàlà bó ti jẹ́nu wallahu a'lam Naam. ok hmm. hmm. ní ọdúrí ọ̀tọ̀ gbọ́ naam sallallahu alaihi wasallam naam naam naam eh ọ̀dá naam irú bẹ́yàn bá ké sọ́rọ̀tù ìlẹ̀kìláàsì nísìn bí sọ́rọ̀tù ìlẹ̀kìláàsì ti tó yẹn náà áyà mélòó ni mẹ́rin àbí ló dí wọn bí mélòó ló ké jákè mẹ́ èyíwọ̀n ò sí nǹkankan súnnà nílòótọ́ àwọn sọ̀hábà wọ́n ṣe ríwáyà rẹ̀ bẹ̀ ti wípé tàbá kírùn lẹ́yà nẹ́bí sallallahu alaihi wasallam nírùn tí ó kí jẹ́ẹ̀jẹ́ jẹ́

jí ń bẹ̀ẹ́nà àdífì ní pé yusmi'una ànábì a máa já ma súra tí òun ké ó bá ipé yìí lẹ́ni òun se lóòtọ́ kọ̀ láìfí kọ̀ láìfí wallahu a'lam náà naam bí ọjẹ́ bí gíní yóò ok Mm. Mm. naam naam kí ni ìbéèrè yín kí wá ní ìbéèrè ọlọ́wọ́ san ilẹ̀ sàn dáadáa ọ̀dá kí sí kí clarification torí ìtẹ́ wí òdodo ni àmọ́bí tí wọ́n wá gbé lọ yíò bá mú ṣẹgbọ́ annabuwa muhammad sallallahu alaihi wasallam lóòtọ́ bá annabi bá sin òkúta bá wọn annabi a máa sọ pé istagfirullaha li akhikum wasalullaha lahu at-tathbit fa innahu al'ana yus'al tó sì nítumọ̀ ní ta gbọ́yé annabi sallallahu alaihi wasallam ma ní tọ́ ọmọ o ti wà nípò wọn bí ń bèèrè lọ́wọ́ báyìí ẹ ma wá tọrọ àforíjìn fún ẹ sì ma bẹ̀lọ́n fún kọ́lọ̀wọ́ fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ kóré sì mú wá bí wọ́n bá ń bí ẹnu tàà nẹ́bí wínú sallallahu alaihi wasallam ẹ wá rí pọ́pọ̀lọpọ̀ rú àdúrà tààfà wí àwọn ọ̀tí ẹ̀ níyà sí gbogbo ilé ọlá àlìláfí ọlá kìnníkan tó kò ní ọ̀pọ̀lọpọ̀ inú àṣà tí ó yẹ ká fi èsí náà ni pé wọ́n bá ní àfẹ́ ìsàdó àbọ́kùn bísmìláàkúrò Allah <laughs> kí ni bísmìláàkúrò ọlọ́wọ́ forí jínú àbọ́lọ́wọ́ kẹ bísmìláàkúrò Allah ah. ẹsàdó àfókù yín ẹ pé Allahumma gfir lahu Allahumma arhamhu Allahumma thabbithu bil qawli thabiti fil hayati dunya wa fil akhirah bọ́ bá ma ń ké ma wí ànábì ti sọ tó ń fẹ́ ń bẹ̀rún ni pé ẹ̀tọ̀rọ pé kọ́lọ̀wọ̀n oforí jìn kọ́kẹ́ ẹ̀sì ní kọ́lọ̀wọ̀n ojó rẹ̀ sì mú wá bí wọ́n bá ń bí fa iná hulana yus'al ẹnu sẹ́ràdánwò tí ma ṣẹlẹ̀ lágbègbè wá ń bí òun ni tí imamu maliki ti wí ń gbọ́hun imamu maliki wà ní gbòrò madina ìgbòrò madina iná ni gbogbo haditha nabi sallallahu alaihi wasallam

sí Madina àwọn ará Iraq tún wá wá wá ń fún àmẹ́lì gbígbé ṣe wọ̀ gbádìí sí rí ní <laughs> mẹ́lìkì wá ní ajaban lakum ya ahlal Iraq ìmàlọ̀rẹ̀ yára Iraq yóò ajaban lakum ya ahlal Iraq ìmàlọ̀rọ̀ yìí yakhruju minna alhadithu ka ba'udah fayaudu ilayna ka zira' ebibi iná làdísì ti lọ <laughs> àdíìsì annabi ó sì jáde yàyìn bí yàmùyàmú tí ò ní jú kíni bí ẹ̀fọn yàmùyàmú lọ mosquito wọ̀yàwó ngbàtí ọba sì lọ tí ọba fi tẹ́ràbù darí lọ́dọ̀ yín fàíza húwá zira ó ti tó ìgúnpá kan ìyẹn ni pé ẹ ti lẹ̀mọ́ ẹ ti lẹ̀mọ́ ẹ ti lẹ̀mọ́ ìtí máa se wánu ẹ̀rí pé bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìdá òdodo ni káwàá dúó mi dá nẹ́bì á dúó òun lọ sẹwárí ká mọ̀ fi ti wá kún bísmìláì lábí bísmìláì ọ̀yẹ̀ fa láìláà ọgọ́rùn ọ̀yẹ̀ àṣìbúnà láàù mẹ́wàá a wà bèèrè pé sí annabi ọmọ ogbélé sallallahu alaihi wasallam tó fi ní istaghfirullaha gbé kọjá abẹ àmọ́pìlẹ̀ rẹ̀ dá ló já sàlàyé bẹ́ ìtàfà wí òdodo ni o ẹni tí ọba mọ̀yún náà súnnà tó rẹ́ lómi náà sí súnnà gbọ́ bọ́bá rí táwọn èèyàn dógbé kílẹ̀ tún dóse ẹbẹ́ ti sín ẹmọ́lọ ẹmọ́lọ ẹfẹ́ ṣe bídí àwọn bídí àkọ́ súnnà ni kọ́dà <coughs> muhammad sallallahu alaihi wasallam òun ṣe wà sí yà kalẹ̀ fáwọn èèyàn rẹ̀ pé bẹ wọ́n ní kí ní ká tún máa ṣe ó ní ẹ̀dú wọ́n ní sẹ́mọ̀ páwọn ọ̀láàgbó ń gbà wọn ọ̀mọ̀ sẹ́jú àmọ́ wọ́n máa fi nǹkan ṣe àpẹẹrẹ bí rújọ́ tí wọ́n bí a náà sí pé láàrin ká nẹ́bí ọjẹ́ sàárì tán àti kí wọ́n sì pè wọn àṣùbá ó tó sẹ́jú mélòó kí e? kana qadra khamsina àyà ní tí èyàn kí àyà àádọ́ta sẹ́mùgbé tó bá pọ̀ lọ́rọ̀ èèyàn náà ni ọmọ jáde lọ́rọ̀ ẹ̀ bí a bá bí ẹlòmíì nísìn iye tí èwo bọ́ọ̀lù kìníkà wípé ó tó bọ́ọ̀lù báyìí wó nígbègbè tí ń bẹ nú ìtì ẹ̀nù ẹjá kẹ́kọ̀ọ́ ń bẹ àwọn anẹ́sì ò lérò nǹkan mí kọjá tí wọ́n ń se tí wọ́n máa láà nígbà nígbà tí wọ́n bá fi kí ọgọ́ta aya àádọ́ta aya yóò ti tó èyàn fẹ́ ọkọ̀ ìwà tó ń wú ọmọ yọ́ ma jẹ jáde ọ̀rọ̀ rẹ ma jẹ jáde sí torí náà sọ̀hábé yìí kí lòun náà fi júwe tó kọ́mọ̀ ńgbà tí wọ́n mọ̀ náà ni ó ní the kọ́dìrì ma yún harọ́ jẹ̀zù dèédé tí ó tó parankún mẹ́kàn <laughs> wọ́n ti mọ́ dèédé já ní ẹbá bẹ̀rẹ̀ tí ó fi dá tí ó fi gúnrankún mẹ́ tí ó fi kún torípa annabi nífa iná wùlánà yus'al annabi sì jẹ́ a mọ́ ìbẹ̀nu hadithi tó lẹ́sẹ̀ nílẹ̀ pé ní òkú ọmọ gbọ́nwọ̀ ẹsẹ̀ bàtà àwọn èèyàn rẹ̀ òun fẹ́ mọ́ gúrò yí bọ́yẹ́mi wọ́n mọ́ balẹ̀ pé àwọn èèyàn ń bẹ́ ń tòsí nígbà bá bí ó ń bèèrè mẹ́mọ́ lọ tí ní tí ń sọ ni pé ní ẹmọ́jà sí rẹ̀ bilmuna sábà gbogbo ọ̀nà ránràn tàà fi ma fọ gbogbo ẹ̀ lójúpọ̀ ẹni wọ́n bóyọ̀ náà bẹ̀ ń bí ní sínú àwọn abidjan ti ma dá kéwúrú máyàn lójú lòun ti ń kéwú ọlọ́nkọ yọ mẹ́ ó ní gbà àwọn òkè àdìsì yìí fáwọn àdìsì jàzúrù yìí ni pé ẹ̀hẹ́n sàábé kan ló ní kí wọ́n para nǹkan mi odidi fún un ẹ̀yọ́ wà dé ẹni wọ́n mọ́ dádùbúlẹ̀ wọ́n pa pé lè ti sàárè òun gan ni wọ́n ti pa ọmọ òun sì rò gidi ní sọ ní ọmọ pé rọ́lò pa àdísì ní gbé padà lọ bá bíkọ́dìrì ma yóò náàrọ́ jẹ́zù in tó tó dèdè tí wọ́n fi pa rà ó sì wá jọ pé ẹlọ múra kún mẹ́wẹ́ pa bọ́ bá sì léyìn ohun strange sí àdífì anẹ́sì fún báwọn tí ń se ń gbà ọ̀nà tí wọ́n mọ̀ ní èjúwe àsìkò ìjọ wọ́n bí anẹ́sì náà pé bá nẹ́bí bá jẹ sàárì tán pẹ̀lú kó tó kún ó tó pẹ̀rún ó tó sẹjú mélòó o níbẹ̀ kọ́dírí kàmsíná àyà torí náà ǹgbàtá wọn tó dáké urúmọ́ lójú ìtí wọ́n tún wínú o pé wa baraka ala nabiyyina muhammadu wa alihi wa